إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله سبحانه وتعالى tọrọ alékún kí àti kí ọlọ́wọ́ bá fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a sì rán wa létí pé ọjọ́ ni òní ni yawmul juma'a tí ó yẹ kí a máa lékún nínú ìmá tọrọ ìkẹ́ àti gẹ́ ọlọ́wọ́ bá sọ́lá àti sàlámù fún Ànábì sallallahu alaihi wasallam so ká jẹ́ harisin ká jẹ́ ẹni tí yóò máa sálà pẹ́ sí súnnà so tí yóò máa sálà pẹ́ sí súnnà ìmá tọrọ ọlá àti ìkẹ́ àti gẹ̀ fún anábi sallallahu alaihi wasallam so ibi tá dé nínú mukhtasar àbí mukhtasar sírati nabi wa sírati ashabihi al'ashara ti al-hafiz abdulghani ibn abdulwahid al-maqdisi òun náà ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ bad'ul wahyi so faslun àbí fi ibtida'il wahyi so bí wahyi ṣe bẹ̀rẹ̀ fún annabi sallallahu alaihi wasallam so awáwò pé ó yẹ kí a mọ̀ ẹlẹ́kùn rẹ̀rẹ̀ so hadithi tó wá wá ń pa rẹ̀ àwọn wò nínú sahihul bukhari àtàwọn masáyìí nínú tapadà wò lábẹ́rẹ̀ àwọn sọ fún wa pé nínú sahihul bukhari tó fi sàlàyé hadithi yóò gùn gan torí pé hadithi náà gùn so a ti wo 2 pages ń bẹ̀ ó kù ó kù pages so nínú nine pages a ṣe wo 2 pages so olúwa wà pẹ̀lú wa so wọ́n ni ma ana bi qari so ibi tán sọ pé ma ana bi qari so ní pé ibi tán nabi sallallahu alaihi wasallam sọ pé imaka àbí kí ń sẹni tó ma ń kankan so nígbàtí jibril tó wá bá annabi sallallahu alaihi wasallam tí wá tó wá Ah, ó wá kọ́và nabi sallallahu alaihi wasallam ó wá ní iqra so nabi wá ní ma ana ma ana bi qari so ma ana bi qari so nígbà tí malaku wá bá nabi sallallahu alaihi wasallam so na malaku wá bá ó wá kọ́ sọ fún pé iqra ó wá ní ma bi qari náà kò tí débi tó ti ṣe pé ó wá bú wa nabi sallallahu alaihi so ibi bá wọ́n ní ma ana bi qari thalathan wọ́n ló sọ dẹ̀ mẹ́ta a sọ fún wa pé ma yìí ma nafiya ni wọ́n ní izlaw kanat istifhamiyatan torí tó bá yẹ pé ma istifhamiyya ni lam yasluh dukhulul ba wọ́n ní báwọn ní wọlé tọ khabariyan wa in hukiya anil akhfash jawazuhu wọ́n ní kódà kó sí pé wọ́n gbà wá látọ̀dọ̀ al akhfash pé fàhúwà ṣáàzùn wọ́n ní ọ̀rọ̀ tó jẹ́ ṣáàzùn mo wọ́n sọ last week pé akfashi yìí tàbí síkà tí mo sọ ń parẹ̀ so allahul musta'an kọlọ̀n bá kó so ìgbà tí mo wá lọ wo tí mo tún lọ wo dáadáa ìràwọn ìrí nǹkan tí mo rò pé mo rí mọ́tẹ́lẹ̀ mo mo confuse ẹ̀ sí aljahir so ní pé sí èsì pé mo confuse sí aljahir although al-Akhfashi náà rajulun su so Mu'tazila ni but yìnrin tó jẹ mọ́ takfir oye whereas kọ́lá ti sí yìí ìfẹ́ bó ṣe fẹ́ dájú tó pé àmú ah, ti rí kìí ìrìn náà but stop àwọn gẹba àwọn alámọ̀rí tó gbá kíyàn farabalẹ̀ kíyàn wò dáadáa sí ni so nígbà tó yẹ pé èyàn sọ lórí pé èyàn wò pé wọ́n sọ ni tí ó rí bẹ́ tọ̀ kò rí bẹ́ ma ọ̀ wọ́n ni anil akhfash títí tẹ́yàn fi rí bẹ́ wọ́n ni wà iná hókí anil akhfash so mu'tazila ni gẹ́ bó sì jẹ́ pẹ̀lú fún àwọn àfáà tó lọ́gọ̀ tó pọ̀ gan ni wọ́n ní walba'u za'idatun li ta'kidi nafi wọ́n ní bá ó tún kan nafi nípa ni so bá ó ń kan nafi nípa ay ma uhsinu al-qira'a that is in makaka dada àbí in makaka wọ́n ní falamma qala dhalika thalathan wọ́n ní nígbà tó rẹ̀ mẹ́ta wọ́n ní qila ay la taqra'uhu bi quwwatik ìwọ kọ́ ló kà pẹ̀lú agbára rẹ̀ wala bi ma'rifatik àbí pẹ̀lú mọ̀ rẹ̀ walakin lakin bi hawli rabbika wa i'anati ṣùgbọ́n pẹ̀lú agbára rẹ̀ olúwa rẹ̀ àti ìrànlọ́wọ́ rẹ̀ ni so ìtumọ̀ ìmọ̀dẹ̀nà lélẹ̀ ìmọ̀ núrù ni ìmọ̀dẹ̀ tọ́lọ̀ ọba ma ń jù ibn al-Qayyim ibn Taymiyyah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn so bẹ́yàn sí bá ṣe wọ́n ń gbọ́ ìtumọ̀ ìmọ̀ye sí bẹ́ẹ̀ ni ìtumọ̀ kìíní ó sì ma yíyàn sí pé ìmọ̀lẹ̀ aláwọ̀ bá tó ma ń jù sọ́kàn ẹrù rẹ̀ tó bá nífẹ̀ẹ́ wọ́n ni yóò wáyé sára àwọn àsìbábò rẹ̀ fún wọ́n ni kama khalaqaka wọ́n ni gẹ́bọ́rọ̀ bá sì dọ́ wà kama naza'a àti gẹ́bọ́rọ̀ bá sì so fi sígọ̀r nígbà tó wà ní kékeré àti pé ṣetán so nígbà tó wà ní kékeré wọ́n ni wa allama ummataka ó tún wá kọ́ al'umma rẹ̀ hatta sarat tí tó fi wá di pé tuktabu bil qalam débi pé wọ́n àbí hatta sarat taktubu bil qalam tí tó di pé wọ́n kọ nǹkan pẹ̀lú gègé ba'da an kanat a ummiya lẹ́yìn gbà tó ṣe pé síwájú tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ aláìmọ̀ ọkọ aláìmọ̀ká wọ́n ni dhakarahu as-Suhaili wọ́n ni as-Suhaili sọ so wọ́n ni as-Suhaili sí kíni ó dákọ ìtumọ̀ yìí so bóyá nínú tíra síra tí as-Suhaili kọ wọ́n ni wa qala ghayruhum wọ́n lẹ́lòmínà sọ pé inna hadha at-tarkib ní pé àgbégùn yóò tí lè yìí sáà nídìí ẹmí báyìí wọ́n ni qawluhu faghṭṭani èyàn lè lọ́mọ̀ káyẹ̀ yẹn fúnra rẹ̀ so ìtumọ̀ ń tafẹ́ gbọ́ ní ìtumọ̀ hadith gangan gbogbo àwọn ilé àwọn masáìlì tó jọ mọ́ bóyá bí logo àbí nǹkan so wọ́n ní fagọ́tọ́ ni atùmọ̀túnmọ̀ má a nàbí kọ́ọ̀rì ìtumọ̀ rẹ̀ ní pé kí ni ìyìn maskin ìyìn maka oye wọ́n ní fagọ́tọ́ ni ó ní ó wá bò mí wọ́n ní bí gọ́yìn ni mu'jama pẹ̀lú wọ́n ni wà fi riwaya ti tọ́bari wọ́n ni riwaya tọ́bari wọ́n ni bí ta in muthanna wọ́n ni pẹ̀lú ta lówá kèsè tọ́ ìtumọ̀ àfà gọ́ta ni nìyẹn tí ẹ̀ so gọ́tọ̀ kíyàn bó nǹkan physically gọ́ta kíyàn bó nǹkan abstractly okay so gọ́ta kíyàn fi nǹkan pamá so kíyàn gẹ́gbọ́n bá ti sọ fún wa pé gọ́yìn ọ̀pọ̀lọpọ̀ gọ́yìn lédè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni wọ́n ni min fawq ka annahu arada dammani so bóyá in tó gbà lérò ní pé dammani ó hógi mi wà asọ́rọ̀ ni àbí ó fún mi papọ̀ wọ́n ni walgọ́tù habsun nafs àbí habsun nafas so wọ́n ni wà mín hùgọ́tọ̀hù filmá wọ́n ni algọ́tù kí wọ́n without káwì trẹ́dì mímìyàn so wàmín hùlá ẹ̀ náà ni gọ́tọ̀hù filmá ní pé ó dé sínú oòrùn àbí ó rí sínú omi aw àrọ́dà gọ́mmẹ̀ni àbí kó gba ìtumọ̀ gọ́mmẹ̀ni lérò wàmín hù alkhanaq nínú rẹ̀ kíyàn fún yàrán wọ́n ni wà ní Abi Dawud at-Tayalisi wọ́n lẹ́tọ̀dọ̀ nínú Abu Dawud at-Tayalisi nínú musnad rẹ̀ bi sanadin hasan pẹ̀lú isnad tó wà hasan wọ́n ni pé fa akọ̀dá bí halki ó wá gba ọrùn mímú nínú musnad at so ìtumọ̀ gọ́tọ̀ ni ó ti yé báyìí so ìtumọ̀ rẹ̀ ni pé kíni dọ́mmẹ́ni àti ó fún mi papọ̀ wà á sọ́rọ̀ ni ó squeeze mi so wọ́n ni wal ghottu habsu nafas pé kí yàn wí tó di breath yàn so a kílùkọ rẹ̀ wọ́n wá ní ó tún lè túnmọ̀ gọ́mmẹ́ni so ó bòmí náà ni àbí ọdẹ túnmà kíyàn sí kíyàn fún yàn lọ́nà wọ́n ní qawluhu a sì mọ̀ pé eléyìí látara pé kí ó bá fi ní àṣẹtọ́lọ̀ ọba subhanahu wa pa jibrilin so kó bá fi jẹ́ pé annabi sallallahu alaihi so wọ́n ní hatta balagha minni al-jahd ó ní títí tí mo fi dé tó ti tó fi níbi kí ó ti dópin fún yẹn pátápátá Ibn Hajar sọ pé ìtumọ̀ eléyìí ni pé rúyà bil fathi wal nasri wọ́n ni wọ́n gbà wá pẹ̀lú fathi àti nasri kí ni wọ́n sọ bálagọ̀ náà sọ nìyẹn hatta bálagọ̀ bálagọ̀ hatta bálagọ̀ ni ay bálagọ̀ minni ghayatan wa ah, sa'yin wọ́n ní that is bíbò tó bò mí ẹ̀ ó dé òpin pátápátá so bólóyìn wọ́n dẹ̀ ma ń lò lédè lárúbáwá so hatta balaghal jahd so ó dópin so wọ́n ní tí a bá dópin kan náà ma ń lọ fún wọ́n ní wàrú yàbí dom wọ́n ní wọ́n tún gbà wá dom náà so eh, balagu àbí balagu wọ́n ni warọ́fùn wọ́n ni wàlúwà bí dọ́m warọ́fùn ay àbálàwò minil jahd mablaghahu wọ́n ni wà qawluhu arsalani wọ́n ni gbólóhùn rẹ̀ pé arsalani ay atlaqani ó wá fi mílẹ̀ walam yadhkuru al-jahda una fi al-marwati ath-thalitha ẹwà tẹbá padà síbi hadith yẹn nígbà tánkà ẹ́rì pé wọn ò dákọ jahd níbi ẹ̀rẹ́ kẹta níbi aláwọ̀kọ́ sọ pé حتى جاءه الحق وهو في غار حراء فجاءه الملك فقال اقرأ قال ما أنا بقارئ قال فأخذني فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ قلت ما أنا بقارئ فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فغطني الثالثة ẹ̀rì pé hátà bálagọ̀ mí ní aljáhàdù sí bí ẹ̀rẹ́kẹ̀ tàbí ẹ ma gbọ́ àlàyé tí ibn hajjar eh, fún ibn hajjar ní walam yadhkuru aljahda huna fil marwati thalitha wọn ò dákọ̀ aljahdi bíbá ní bí ẹ̀rẹ́kẹta wa huwa but ó wà níbi riwaya ti babu tafsir so ti báyìí wọ́n ni qawluhu faraja'a biha anabi wá padà aw bil qissa àbí pẹ̀lú tàn tó ṣẹlẹ̀ yìí qawluhu fazammiluhu ay lafuhu wọ́n kọ́ bá nabi sallallahu alaihi wasallam wọ́n ni warwọ́wọ́ wọ́n ni túnmà arwọ́wọ́ bil fathi alfaza'u ìpáyà tó ń bí action na ń pè ní arwọ́wọ́ so àbí alfaza'u so ìpáyà ẹgbẹ́ èèyàn lè máa páyà kó mọ́sẹ̀ tó ń bí action tó ń bí kí èèyàn gbọ́n àbí ń dákọ́lá kakalẹ̀ òun náà ń pè ní arwa'u àbíkini alfaza'u wani qawluhu laqad khashitu ala nafsi so wani gbọ́lọ́wọ́ annabi sallallahu alaihi wasallam tó sọ pé laqad khashitu ala nafsi ẹwà dúró ọ̀rọ̀ tí ibn hajar kó wa ní láyé yìí ìdájọ́ pé dalla hadha ma'a qawlihi wọ́n ní ilé yíò àti pẹ̀lú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tó sọ tẹ́lẹ̀ pé yẹ́ jufufu aduhu ó ń dá lórí infial infial ni reaction outburst àbí kílùkọ̀ rẹ̀ pain so hasala lahu tó ṣẹlẹ̀ sáà nabi min maji ilmalak látara pé malaika wa wa min thamma qal so nítorí náà wá ní anábi fásọ sọ pé zammiluni ẹmọ agbọ́nkà tí ibn hajar sọ ìdájọ́ sọ pé wal khashyatul madhkura ìpáyà tán wá sọ kó ṣẹlẹ̀ sáà nabi sallallahu alaihi bíbáyò tán dákọ̀ yìí ikhtalafa al-ulama'u fil muradi biha àwọn olùmọ́sẹ̀ ya pa pé kí ni ìtumọ̀ yìí gangan ala ithnay ashara qawlan sí ọ̀rọ̀ 12 náà sì ya pa sí kí ni ìtumọ̀ ìpáyà tán nabi sallallahu alaihi wasallam ń páyà mìíràn ìtẹ́fìdí ẹ̀gbẹ́ táwọn olùmọ́ bá ń ṣe ìtìsọ́rù fún yàn ẹ̀lẹ́mìíràn pé ara ah, àwọn fẹ́ lọ mú bí tán ti mú ka so yóò wá máa lárí yóò máa lárí so ní tó yẹ kó gbọ́yé tí ó fi tètè lọ síbi nǹkan rí yóò máa pàrà lórí ẹ̀ so wọ́n ni awwaluha wọ́n ni aláwọ̀kọ́ aljunun ní pé ìntà nẹ́bí sallallahu alaihi wasallam ń páyà fún ara ẹni bíbá yìí ni pé à kó mọ́ sí pé òun rí tí òun junun ní pé ìyàwèrè ní pé à kó mọ́ sí pé òun rí nǹkan tí ò sí ń bẹ̀ àbí àwọn nǹkan tí ò sí bẹ̀ ń ṣẹlẹ̀ sóhun so gẹ́bí ibn Hajar ló ń sọ yóò wọ́n ni wà án yakuna ma ra'ahu min jinsi so min jinsi alkuhana ní pé kó máa yí pé ní tán nábì sọ̀rọ̀ ní pé ní tó rí nínú àwọn idán àbí àwọn àsàsí so wọ́n ni ja'a musarrahan bihi fi iddati turuq wọ́n ló wá tí wọ́n lámẹ́lẹ̀ ní àwọn ọ̀nà wọ́n ni wà abtalahu Abu ibn al-Arabi wọ́n ní abubakar ibn al-arabi nínú àwọn olùmọ̀ malikiya so wọ́n ní wọ́n àbútọ́lá rẹ̀ wàgàtí wọ́n sọ pọ́rọ̀ yóò wọlé wà hukka lahu an yubtal wọ́n ló sì tọ́ sí pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kíyàn sí ìbútọ́l rẹ̀ bóòlì yóò sì sọ pé jùnú rẹ̀ lànàbí ń bẹ̀rù fúnra rẹ̀ wọ́n ní lakin hamalahu ismaili ṣùgbọ́n al-ismaili òun gbé ìyẹn o hasala lahu ìbẹ̀rù pé àsúnwò yàwó rẹ̀ nípò ṣẹlẹ̀ fún qabla husuli al-ilmi síwájú kí ma tó wá bá nabi sallallahu alaihi wasallam ni o tí a ń pé kèsí pàwọn olùmọ̀ tí wọ́n sọ wọn kèsí pàwọn sọ pàwọn nẹ́bí ya wèrè wọ́n ní ẹmọ gbọ́ laqad khashitu ala kíni ala nafsi kílà nẹ́bí bẹ̀rù fún ààrẹ gangan náà ń sọ oye so wọn kèsí tí wọ́n sọ nìyẹn o wọ́n ní wọ́n tí wọ́n pé tó wá tẹ̀ tí wọ́n sọ pé tí wọ́n sọ nìyẹn náà Abubakar ibn Arabi sekin ló ti sekin ó rẹ̀ so ó ti ṣe ìbútọ́ọ̀lù rẹ̀ ṣe ní gbogbo orú àwọn nǹkan báyìí ni àwọn ọ̀tẹ́sì yóò mọ̀ fẹ́ sásí gbà pé òun gá sọ fún rẹ̀ so kí ló sọ fún rẹ̀ ìrọ̀ kí ẹ̀kẹ́ mọ́ fẹ́ ẹ ma bá sí ma ń ṣe nìyẹn àwọn fẹ́ ẹnu tó ń fẹ́ ẹnu bá rí kílòkọ rẹ̀ tó bá arátùpà tó bá kàn arátùpà lásán yóò sọ di kílòkọ rẹ̀ yóò sì sọ di street so àbí tán bá kí a máa fi ìmọ́lẹ̀ ìwé irun kàmá ẹ̀ tàbá kan wọ́n rárá ogun náà lásán wọ́n sì sọ di iná tí ń jó ráúráú fọ̀bọ́yá ẹka sílẹ̀ so mọ́ sí ma ń ṣe nìyàn wọ́n ni lákin hamalahu ismaili ṣùgbọ́n àti ismaili ó gbé lórí pé ala anna dhalika hasara lahu qabla husuli al-ilmi daruri lahu ní pé ìyẹn ìpáyà tó ilmu dọ̀rúrí tó wá bá nabi sallallahu alaihi wasallam ni annalladhi ja'ahu ní pé ẹni tó wá bá o malaku ní pé malaika ni wa annahu min indillahi ta'ala àti pé àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá wọ́n ní thaniha wọ́n ní ni alhajis so alhajis òun náà ni anxiety ẹni a lè fi tí ó tó straight ni anxiety pé kí n kẹ ma tààrọ dára lọ́kàn ẹ̀wọ̀n pé nínú àwọn àìsàn tí ń jára ẹ̀ lásìkò tí wà báyìí so ní pé pé àwọn ma ní anxiety pé ara wọn kà ní báyìí tani ní anxiety náà tẹ́lẹ̀ gbogbo gbogbo ara ní àwọn òkàn sáúdá ìsànmọ́ra lọ́wọ́ ni oye bí i bá fẹ́ sí nǹkan bí i bá fẹ́ sí anxiety ma ń gbé so ta ní tààrẹ ní anxiety bí ẹni tí bá ní kò ní kò ní kílùkọ rẹ̀ kò ní kò ní ìkẹtí lénu bí bóyá ẹ wọ́n dámọ́ ẹ̀mí ẹ̀gbẹ́ ah, èyàn tí ìdíkì ní ìṣe eléyìí náà eléyìí náà in tẹ́lò sọ di anxiety náà pé òun ní disease anxiety so ah wallahi nínú àwọn tí wọ́n ń treat láyé lónìí ni o so wọ́n ní ẹ̀rí pé wọ́n sọ pé nínú ní Nigeria náà sí báyìí nínú àwọn profession tó tún ti fẹ́ máa gbéra òun ni psychology so eh, ẹ mọ̀ pé gbogbo àwọn kìnnìyàn máa import ìwé ìwádìí sọ́tọ̀dọ̀ àwọn west wọ́n ní alhajis so wọ́n ni wọ́n ni wa huwa batilun aidan ibn hajjar náà sọ pé batil náà lòun náà wọ́n ni li'annahu la yastaqiru so wọ́n ni torí pé kò rinlẹ̀ wa hadha istaqarra wa hasalat baynahuma al-muraja'a wọ́n ni thalithuha al wọ́n ni nínú àwọn nǹkan o ni pé Ànábì bẹ̀rù kú fún ààrẹ wọ́n ni rabi'uha al-marad ẹlẹ́kẹ́ni rẹ̀ ni ààrẹ wọ́n ni wa qad jazama bihi ibnu abi jamra wọ́n ni khamisuha dawamul marad ni pé a ah, ni pé ààrẹ tí ó mọ̀ lọ wọ́n ni sadisuha al-ajz an hamli a'ba'i nubuwa ni pé ìntà nábi ń bẹ̀rù ni pé àwọn ah, òníwà capable láti gbé ẹrù prophethood ìjà nábi sallallahu alaihi wasallam wọ́n ni sàbíhùn àwọn alẹ́lẹ́kejì al-ajzu 'ani an-nadhar ila al-malaki min ar-ru'b ní pé kí ẹ kó mọ́ pọ́síbù fún yà láti máa wòl mẹ́láíkà látara ìbẹ̀rù wọ́n ni thaminuha 'adamu as-sabri 'ala adha qawmihi wọ́n ni ẹlẹ́kẹjọ nínú tánàbí bẹ̀rù ní pé à ah, sún wòlè ní sùúrù lórí àwọn ìnira àwọn èèyàn báyìí tasi'uha an yaqtulu anábi ń páyà pé wọ́n pàun ashiruha mufaraqatul watan anábi ń páyà pé wọ́n fi lóhun rẹ̀ hadi wọ́n ni hadi asharaha wọ́n ni takdhibuhum iya nípa nábi ń páyà pé wọ́n ṣe kí ni wọ́n pè wọn lópùrọ́ wọ́n ni thani asharaha ta'yiruhum iya ní pé wọ́n fi bẹnu àtẹ́lù wọ́n ni ẹwà gbọ́ wọ́n ni wa awla hadhihi al-aqwali ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí èyí tó correct jù wa aslamuha min al-irtiyab èyí tó sì bọ́pá bọ́sẹ̀ jù kún bí kíni nínú iyèméjì asáàlìsù òunlẹ́lẹ́kẹta walladhani ba'dahu àtàméjì tó wà lẹ́yìn rẹ̀ kí lẹ́lẹ́kẹta almout kí ni àwọn méjì tó wà lẹ́yìn rẹ̀ almarod dawamul marod wọ́n in tó bá yàtọ̀ sí kò wọlé ní jánìbù kan àbí jánìbù kejì ni wallahu al-muwaffiq so ìtumọ̀ laqad khashitu ala nafsi ni wọ́n ní faqalat Khadija kalla wọ́n ní Khadija wọ́n sọ pé kalla ara wọ́n ní ma'naha an-nafyu wal-ib'ad ìtumọ̀ ni pé Khadija negate pé ara àti ìgbé kíní ẹ̀jìnà sáà nabi so tabawa wo bí hadith wọ́n ní kalla ni pé láà wallahi ma yukhzika Allahu abadan ni pé ma yukhzika Allahu abadan wani wa yahzunka bi fathi awwalihi wal ha'il muhmala wal zayil madmuma wal nun min al huzn so níbi riwaya ta ń wallahi ma yukhzika ló wà bí but ẹ́rì pé tafsiri nǹkan tí Ibn Hajar ń tú ma kíni ma yahzunuka so ẹ̀yí káwò wọ́n ni wa li Abi Dharrin bi dhammi awwalihi wal kha'i al mu'jama wal zayi al maksura thumma al ya as sakina min al khizi so ti yẹ báyìí so huznu Eh, ma yahzunuka so àti eh, ma yukhzika so wani summa istadalla ta'ala ma aqsamata alayhi wani Khadija wá mẹ́rin wá lórí nǹkan tó fi búra yìí min nafi dhalika abadan ní pé lórí pé eléyìí ò ní ṣẹlẹ̀ sáà nabi sallallahu alaihi wasallam láyéláyé bi amrin a bi amrin istiqra'i pẹ̀lú alamari tó ti pé alamari tó yẹ pé máa ń ṣẹlẹ̀ ni àbí alamari tí a ti mọ̀ pé bí ó ṣe ṣẹlẹ̀ náà wọ́n ni wasafatuhu bi usuli makarimil akhlaq so Khadija ròyìn annabi sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ìpìlẹ̀ ìwà dáadáa so wọ́n ni li anna al-ihsan torí pé dáadáa imma ila al-aqaribi yálà kó jẹ́ sí ẹni tó súnmọ́yà aw ila al-ajanibi àbí sẹni tó jìnà síyàn wa imma bil badani yálà kó jẹ́ pẹ̀lú ara wa aw bil mal àbí pẹ̀lú dúkìá وأما على ما يستقل بأمره وإما على من يستقل بأمره àbí kó jẹ́ pé ẹni tó lè dá àlámọ̀rí ara rẹ̀ sí أو من لا يستقل àbí ẹni tí ó lè dá àlámọ̀rí ara rẹ̀ sí وذلك كله مجموع فيما وصفته به eléyìí gbogbo ẹ̀ ó sì kó sára nǹkan tí Khadija fi rán ya Nabi sallallahu alaihi wasallam so torí pé ó sọ pé lẹ́yìn bá wallahi kalla àbí kalla wallahi ma yukhzika Allahu abada ó sọ pé aláwọ̀kọ́ nǹkan tó sọ ní pé innaka latasilu rahim àbí latasilu rahim rádà ní pé ìwọ ma ń ṣe kíni o ma ń so kun ẹbí pọ̀ wa tahmilu alkalla ó sì ma ń gbé alkalla Ibn Hajar wá man la yastaqillu bi amrihi ẹn tí ò lè dára mọ̀ rí ara rẹ̀ sí kama qala ta'ala so gẹ́bọ́n ọba sí sọ pé wa huwa kallun ala mawla ni pé daraba Allahu mathalan so abdan so gẹ́bọ́ sí wá nínú suratul Nahl ni pé wa huwa kallun ala ni pé tó wà dependent lórí olówó rẹ̀ wọ́n ni wa qawluha wọ́n ni àti gbólóhùn Khadija so ìtumọ̀ àwàtáhìmìlò kálà ni ẹ ní pé o máa ń gbé ẹni tí ò lè ṣe kíni ẹni tí ò lè dádó fún ara rẹ̀ alìkálù kọ̀ríyà sọ pé wà tẹ́kṣíbùl ma'adùm Ibn Hajar sọ pé ìtumọ̀ wà tẹ́kṣíbùl ma'adùm ni pé ó ní fi riwáyà ti al so al-Kashmihini so al so gbogbo tó bá ṣe jẹ́ so wọ́n ní ní riwaya yìí tàdákọ̀ yìí so wọ́n ní wa taksibu wọ́n ní bí dọ́mì awwalihi wọ́n ní dọ́mù ni ó wá ń bẹ̀ wọ́n ní wa tuksibu ndé ló wá nínú ti riwaya al so wọ́n ní wa alayha qala al-Khattabi wọ́n ní lórí rẹ̀ ní Khattabi fi sọ pé as-sawab al nígbé kìí ṣe wàtúksibul ma'adum ìtúnmà ìgbé wàtúksibul kíni wàtúksibul mu'dam bilawaw ay alfaqir àbí almu'dim rádà wàtúksibul mu'dim almu'dim ni alfaqir wani li annal ma'adum la yaksib torí bẹ́ẹ̀ ni tí ó tẹ́ sí alma'adum lẹ́ni tí ó sí ara so ẹni tí ó sí ohun tẹ́lẹ́sẹ́kíni ohun olẹ́sẹ́kíni ohun olẹ́ ẹni náà kúlùtù Ibn Hajar ni èmi sọ pé o wala yamtani'u kò sí tó kọdí an yutlaqa ala al-mu'dimi al-ma'dum ní pé kí wọ́n pè al-mu'dimi ní kíni al-kíni al-ma'dum kò sí tó kọdí lédè lárúbáwá li kawnihi kal-ma'dum torí pé wọ́n dà gẹ́gẹ́ bí kíni al-ma'dum náà ni so gẹ́gẹ́ bí al ni torí pé wọ́n ni kíni pé eh, eh, askana lil maskana ní pé wọ́n afkọ́rọ̀ ní alfakr pé alfakru eh, askanani ní pé ah, fakru ló jẹ́ farabalẹ̀ so wọ́n ni alladhi la tasarrufa lahu ní pé torí pé al-ma'dum al-mayyit tí ó tí ẹ̀ ní action kankan wọ́n ni eh, wal-kasab wal-istifada wọ́n eh, ni kasab ní kí yẹn sí ma sàǹfàní kí o ma sí àìlànfàní

وقال قاسم بن ثابت وني قاسم بن ثابت سوى في الدلائل وني قوله وني قوله ولا تسوى يكسب معناه ما يعدمه غيره ìtumọ̀ rẹ̀ ni pé intelomi ò lè ṣe yóò bá ṣe wa ya'jizu anhu tó ṣe kí ni tó wà incapable láti ṣe yusibuhu huwa òun ó ṣe kí ni òun ó bá ṣe wa yuksibuhu àwọ́ yuksibuhu yóò sì yóò ẹnẹ̀ fún wọ́n ni qala arabiyyun wọ́n ni arabiyyun kan sọ pé yamdahu insana tí ń yẹ nìkan ó ní kana aksabahum li ma'dum so òun ló máa ṣe kíni òun ló máa òun lẹni tó máa ẹni jù fún ẹni tó ṣe kíni ẹni tí kò ní àbẹ́ni tó máa ń bá ẹni tí ò lè ṣe nǹkan rẹ̀ yóò bá ṣe pẹ́à ìmọ́ bá ń download tíra gidi ni o ní ìlówó tí mo lè fi gbọ́ bùkátà báyìí báyìí báyìí so wọ́n ni wà àtọ́hun lè mahrum oye kánà àkísábàhun lè ma'adum wà àtọ́hun lè mahrum so wọ́n ni lárúbáwá ka sọ bẹ́ wọ́n ni wà ń ṣídà fi wasfi dhib kasubun kadhal ma'adum min kasbi wahidin ay mimma yaksibuhu wahdahu intaha wọ́n ni wà lè gọ́ìrì alkashmahini àbí kalkashmihini sọ́rọ̀ pé yìí ń fa wà yẹn gùn látẹ̀kan alkashmihini ben alkashmihini tó bá yìí pé dọ́pù rẹ̀ nìyẹn àbí ó lè lọ jẹ́ nǹkan mi alkashmihini tọ́ so alkashmihini ó ni wà tẹ́ksibù bí fàtíhì awwalihi

riwaya texibu ló ṣe kíni ló ṣe kíni ló wá sahihi jù so ló wá sahihi jù qad wajjahna al-ula Ibn Hajar sọ pé qultu àwáṣì tí a ti sọ pé wajhu alákọ̀ọ́kọ́ wajhu tàlákọ̀ọ́kọ́ fi wọlé àti sọ wa hadhihi rajiha ilé ìlú ṣe ilé ìlú tẹ̀sùn wọ̀nyí torípé kí torípé lédè lárúbáwá àwọn alfáàdì kan wà tó ṣe pé fa'ala àti af'ala ìtumọ̀ kankan náà ló ma mú bẹ́ẹ̀ fa'ala àti af'ala ṣe wọ́n pé fa'ala af'ala wọ́n ma ń lò fún nǹkan tí ó bá ta'adá tẹ́lẹ̀ wọ́n fi ta'adá ní àbí nǹkan tí ó bá lè gbá maf'ul bihi tẹ́lẹ̀ fún ara rẹ̀ wọ́n wà fi jẹ́ kó gbá maf'ul bihi ọ̀yẹ́ so but lédè lárúbáwá àwọn so èyàn wọ́n qaida pé eh, ziyadatun fil mabna ziyadatun fil ma'na so laysa ala itlaqihi so kìí sí pé gbogbo àníyàn kan sí gini lè ó ma túlẹ̀ wáhùn oye so kódà ibnu malik ní tíra lórí so ibnu malik ní tíra lórí àwọn nǹkan tó wá lórí af'ala tó sì pé ìtumà kini ìtumà fa'ala náà lórí ìtumà so so wọ́n ní oníkẹ́ náà báyìí tó ma ń tí ma ti ma sábà wọ ní yuf'ilu but àti yóò àti a fa'ala rẹ̀ àti fa'ala rẹ̀ nǹkan kanáà lọ́túnmà so wọ́n ni wa ma'naha tu'ti an-nas ma la yajidunahu 'inda ghayrik ìtumọ̀ ni pé o ma ń fáwọn èèyàn nǹkan tí wọ́n ní rí lọ́dọ̀ ẹlòmí ẹni tí ò ní kankan mọ́ kò sọ́nà máa ń padà fún wọn àwọn ti pé ẹ̀gbọ́n kò sẹ́ni gbogbo ọ̀sọ̀ pé kò sówó ni ìwọ̀lọ́ máa ṣe kí ni ìwọ̀lọ́ wà padà náà lọ́wọ́ wọ́n ni fàhúdí fa áhàdà al-maf'ulayn wọ́n ni wọ́n apá kanú maf'ul méjèèjì rẹ̀ wọ́n ni wà yuqal wọ́n ni wọ́n sọ pé kasabta rajula malan wa aksabtuhu wọ́n ní wakílá torí ẹ ma fẹ́ túnmà tuksibu ó bá wá kásábà ó wá fún ara ọ̀ wọ́n ní wakílá ma'anáwó wọ́n ní wọ́n tó sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé taksibu almal almadum ní pé ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ ló máa ẹni àwọn wealth tó ṣe wọ́n ní wakílá àwọn ò pé eléyìí so nínú àwọn nǹkan tí wọ́n sọ bọ̀ títọ́ so wọ́n ní ìwọ ló máa ẹni dúkìá tó ṣe pé àwọn èèyàn ṣe kíni àwọn èèyàn orí ẹni lẹ́yìn pé ọlọ́run bọ ẹlòmí láàká ìbẹ̀ àwọn èèyàn ti ṣe ṣe ṣe òun ó débẹ̀ báyìí yóò sì yóò sì rí sí ọ̀yẹ́ wọ́n ní wọ́tù sí ibù mínú ó sì ṣe kíni ó sì ó rí ma ń yíra wọn bí kasbil mal pẹ̀lú pé pẹ̀lú pé bá máa ro lásíyàmá Quraysh pàápàá jùlọ àwọn Quraysh wọ́n ni wa kana an-nabiyyu sallallahu alaihi wasallam wọ́n annabi sallallahu alaihi wasallam sí rẹ̀ qabla al-bi'tha síwájú kan tó gbé dìde ní annabi mahadhudan fi tijara nípa annabi ma ń jẹ́rì gan tánàbí bá ṣe tijara so tánàbí bá sówò owó tó tọ́ wọ́n ní wọ́n innama yasihhu hadha al-ma'na wọ́n ní ìtumọ̀ yìí nǹkan tó lè jẹ́ kí ìtumọ̀ yìí lálàáfíà nǹkan tó lè jẹ́ kí irú ìtumọ̀ báyìí lálàáfíà ni pé idha dumma ilayhi ma yaliqu bihi tí wọ́n bá fi kún nǹkan tí ó nǹkan tó bá mú min annahu ní pé òun o ma'a ifadatihi lil mal so pẹ̀lú pé ànábì sallallahu alaihi wasallam ó máa ń rí owó yajudu bihi fil wujuhi allati dhukirat fil mukarramat so wọ́n ní ànábì máa tún fi ń tọrẹ níbi àwọn ojú tá ti dákọ̀ yẹn nínú àwọn ojú tí fi máa ń tọrẹ so nìyẹn pé so tó bá wá rí ima wá ṣe kíni ima wá ṣe kíni yóò wá ná fáwọn aláyìn wọ́n ni wa qawluha wọ́n ni gbólóhùn Khadija pé wa tu'inu ala kíni wa tu'inu ala nawa'ibil haqq ni pé wa taqri ad ni pé wa taqri ad Ibn Hajar sàlàyé wa taqri ad-dayf wa taqri ad-dayf ni pé èyàn máa ń ṣe kíni o máa ń pàlejò lé so o máa alejòlé so láti so ma ń pàlejòlé so tẹ́kìrì dọ́if torí pé alkírọ̀ oníkíni òun ni oúnjẹ àlejò àbí ìmá pàlejòlé gangan fún ààrẹ so alkírọ̀ bí kẹsìrì kọfù ni o torí pé nínú àwọn mùsàlátàtì so kọ́rọ̀ kírọ̀ àti kíni àti kúrọ̀ so kírọ̀ oúnjẹ kíni oúnjẹ àlejò ni so tẹ́kìrì dọ́ìfà o ma ń ṣe kí ni o ma ń fàlẹ̀ jò lóúnjẹ èyí kan ma wò wọn kébí ma láwọn tàbàwà bọ̀ wọ́n ni wà tún àyínú àlànà torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíyàn ó kàn wá torí pé tọ̀ ibi tọ́nà ọba ti ní live life tí ó kàn fi já sísàrí náà ní pé tọ̀ tọba wá lónìí ọ̀nà tọ́lọ́ba tún ní gbà ọlọ́lá wọ́n láì bọ́pọ̀lọpọ̀ sí live life nípa irú àwọn èèyàn báyìí lẹ́yìn ti gbá life pé tọ̀ ìtọ́nà bá tún ní ó yí sí lónìí ibi tọ́nà bá ní àwọn tó ti jẹ tààrọ̀ ti rọ̀lẹ́ irú àwọn báwọn ní kílòkọ rẹ̀ àwọn ìṣirò wọn kéré gan lọ́dọ̀ ọlọ́ọ̀bá so irú mí mẹ́rù ọ̀ so torí kò sí pé iṣẹ́ tí ń ṣe gan kò bọ́ lóúnjẹ òjọ́ kan so àyẹ́gbọ́lọ̀ mọ́ sí dáadáa sáwọn èèyàn àyẹ́gbọ́lọ̀ ẹ̀yìn gbọ́dọ̀ jólù sí dáadáa sáwọn ẹ̀yìn àfá mo fẹ́ rí yìí ní nǹkan báyìí báyìí báyìí báyìí ọwọ́ pé wọlé náà àfá ah, ah, ah, ẹ̀ wọlé náà ẹ̀sà jẹun náà so bẹ́lú bí ó ṣe bí ó ṣe live life tí bọ́lọ́n tí ó lọ tí ìlọ bọ́lọ́n so wọ́n ni watu'inu ala nawaibil haqq so ó ràn lọ́wọ́ lórí àwọn nawaibil haqq so àwọn àwọn kílùkọ rẹ̀ àwọn àyè tí yàn ti máa ń represent yàn ẹ̀wọ̀n pé náwà ìbò so náàbà ní kí yàn represent yàn àbí so ó máa ń ràn lọ́wọ́ lórí àti represent yàn lórí àti gba ẹ̀tọ́ yàn ìtumọ̀ rẹ̀ nìyàn ọ̀yẹ́ so kọ́ wọ́n yẹ́ náwà lè bá kílò so ó máa ń ràn lọ́wọ́ lórí àti represent yàn lórí àti gba in tó jẹ́ hakọ̀ rẹ̀ so wọ́n ni hiya jami'a so wọ́n ní kẹ́lìmà tí ó tó kó sínú ni lè àfọ́rọ́dì ma taqaddam fún àwọn nǹkan tí ó ti síwájú wà lè máa lámìyà taqaddam àtàwọn nǹkan mìíràn tí ó síwájú wọ́n ní wà fi riwayati al-musannif níbi ẹgbàwá ti ẹni tó Bukhari fi tafsir nínú wa tafsir min tariqi Yunus ani Zuhri wọ́n ní ziyada wọ́n nínú àwọn àlékún tó wà ń bi ti tafsir ẹni pé wà tasduqul hadith ó sì máa ń sòròdó ànábì wọ́n máa ń sọ dodo síwájú kíwà yìí gan wá tó wá bọ̀ sílẹ̀ ìlàwà nígbà ọgbọ́ àmá ọ̀dọ́ ipé irọ́ kúà so irọ́ ní kùlà so ọwádé wá ní kìníkà ní pé ẹ̀rùmí tó ń ṣe súnà ó tún parọ́ lọ náà ni tún parọ́ lọ náà ni pé bóò ní ó sì gbà ọgbọ́ ànábì kan ti ń sọ dodo lójú méjèèjì sísẹ̀mí wọ́n ni wàhíyà min ashrafil khisal wọ́n ni inú àwọn ìwà tó dáa jùlọ ní kíyàn jẹ́ lódodo ń bí ọ̀rọ̀ rẹ̀ gan kíyàn jẹ́ lódodo wọ́n ni wà fi riwaya ti ibn hisham wọ́n ni àwọn tún ibn hisham so torí pé ẹni tí bá ń gbé ayé òdodo ní olè mọ́ sódodo sẹ́yìn tí ẹ̀ bá ti ń gbá ayé ọ̀rọ̀ ìrọ̀rùn ní mọ̀ pàkí fáwọn èèyàn òun gbá ayé nǹkan tó bá fẹ́ jólòdodo mọ̀ gbá ayé in tó mọ́ náà ní kọ́ mọ́ sí bọ́ sí mọ́ náà ní kọ́ mọ́ fíra ẹ̀hàn fáwọn èèyàn àmọ́ ti fíra ẹ̀hàn fáwọn èèyàn pé ha pé fil Bukhari kama hafiztuhu nígbà gẹ́gẹ́ bó ṣe wà ní Bukhari tí mo ha kọ́lákọ̀ ha ìsìnlẹ̀ ọ̀kan níláyé rẹ̀ so ẹni tí ma ti ń gbáyé ọ̀rọ̀ yóò mọ̀ ní láti parọ́ láti fi sọ̀pọ̀tẹ̀ so bọ̀tí yóò bá ti gbáyé ẹ̀rọ àbí àà nke ẹ̀ ìlúwá ni ìlúwá ni ẹ̀ tàti kìníkan tàti mílíọ̀n kìníkan lèmí kan lò last week yẹn ah kálẹ̀ tètè wá ni ah gbogbogbò náà lẹ tètè wá lọ́dọ̀ rẹ̀ kò sígbàtẹ̀ tètè ah, ah kó náà mo tẹ̀ million ah wọ́n láyé ẹ máa ṣe ìsìtìbáàdì pàwọn èèyàn wà tó rí báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ tí ẹ máa ń mú àwọn àpẹẹrẹ mí tẹ́yà sí rí lára àwọn èèyàn ni o so kéjì sọ pé gbogbo ẹ o tí ẹ máa rò pé gbogbo àpẹẹrẹ tí so mọ́ ní a wàtẹ́sùdógó hadith wàhíyà min ashrafil khisal mọ́ ní nínú àwọn so description àbí attribute tó dájú ni kíyàn jẹ́ lódòdó wani wa fi riwayati hisham an ibn urwa an abihi wani fi hadhihi al-qissa wani riwayati hisham wani wa tuaddi al-amana walo si man pe amana wani wa fi hadhihi al-qissa min al wani nínú tan yo àwọn àǹfààní wà ńbẹ̀ wani istihbabu ta'anis wani nífẹ̀ẹ́ kiyan ma fi ìtutù ọkàn sí man nazala bihi amrun ẹni tala mari ba ṣẹlẹ̀ sí kí ẹ ma fi tí ó tuntun ọkàn rẹ̀ sí ìgbà olùzọmọ ni ah, ah, láìfì yóò jẹ́mọ̀ kankan ah, kò ní mini so ẹgbà gbogbo lẹ́yìn ara ọ̀ yóò fi tutù ogun tí ó jẹ kọ́kàn rẹ̀ tutù yóò ma fi sọ́kàn rẹ̀ so ẹ bó ṣe ṣẹlẹ̀ sáà èyàn gbọ́dọ̀ máa wo bẹ́ẹ̀ sí ń báwọn èyàn gbé láìfò torí gbogbo nǹkan èyàn máa ń padà rántí o ó gbogbo nǹkan rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èyàn máa rò pé máa ń gbàgbé kékeré tí wọ́n bá padà wọ́n pòsíṣẹ́ bóyá gbà tí yẹn wà ní kékeré àwọn ìgbà tí yẹn máa wà ní mọ́tò bóyá mọ́tò kan máa ń gbẹ́yìn àbí nǹkan tí wọ́n bá dàbọ̀ tó bá wà mọ́tò ah, àwọn nìkan àwọn kankan báyìí ti ṣẹlẹ̀ rí gbà kan àwọn kankan báyìí wọ́n ah bàbá kan wà báyìí ẹ̀yìn náà sì mọ àwọn description tí máa ń sáré yá sáwọn so kí ló kọ rẹ̀ kíyàn máa báwọn èèyàn sí ní ìbáṣe tó ipé tán bá rántí wọ́n pé ah ẹni yìí ìgbà ni ṣe èyàn dáadáa ni pé ah, àwọn dáadáa tó ṣe fún mi gbèsè ayé so wọ́n ni ìtẹ́fì máa rí nìyẹn pé ẹlòmí ẹlòmí ó kàn máa ní tẹ́yàn bá jó níwà dáadáa tó jẹ́ oní ẹgbẹ́ tó bá báwọn èèyàn ṣe ìbáṣe dáadáa ni ó fi báwọn èèyàn ṣe àwọn èèyàn tó ti bá pàdé tán ti ṣe ti pẹ́ yóò kàn máa pè ní yáà wọ́n tún fẹ́ máa bá ṣe gbogbo wà tán ti gbogbo àwọn wà dáadáa tó wù ń gbà so wọ́n tún pè wọ́n tún pè pé àá ah, pé àfáà mú ní ìpè yín náà ni ah nígbàtí ìgbúrò yìí pé àmúní nígbà ó ti pẹ́ mú ní pè náà ni a ah, sálàfí àwọn ogun nǹkan so bó ṣe yẹ kí èyàn rí ní ẹ̀wọ̀n wọ́n ní istihbabu ta'anis wọ́n ní níbi èyí ó rí pé kí èyàn fi tutù ọkàn síyàn lẹ́mìí ọmọ iná akú nílẹ̀ a sunkún sí ẹ̀yà àfà àwọn ẹwà kún ẹwà ń sunkún àbí ẹwà lùsí 30 million ẹwà ń sunkún bí ọmọdé so ara ọ̀ èyí ó fi ta ní ìsìsí pé ẹ̀ ó sì lè ṣe bọ́lọ̀ ń fẹ́ ó sì lè ṣe bọ́lọ̀ ń fẹ́ fi dán yíwò kó ló tún mú tó tún pa pọ̀ wá ni o ah, ó sì ṣe pé ó sì ṣe pé ah, ọmọ bá gbá burúkú fún yín ni o ah, ó sì ṣe pé ó sì ṣe pé in ti ń bọ̀ in tó wà lẹ́yìn ẹ̀ rí o so àwọn ọ̀rọ̀ tí ó fi ìtútù ọkàn sí ẹ̀rẹ́ mi so torí ọmọ èèyàn alámọ̀rí yìí ṣe pàtàkì gan o alámọ̀rí yìí ṣe pàtàkì gan

wẹ́n ah, tí sàbọ̀ gbogbo ẹ̀ ọmọ tú nígbàtí ìfẹ́ ó ṣe irú ẹ̀ ní bẹ̀yìn tó ṣe bẹ́ẹ̀ lónìí ó ṣe rẹ̀ afá ẹ̀dàkùn ẹ̀dàkùn tó lọ ọjọ́júmọ́ yìí kan wọ́n zẹ̀rẹ̀ sí wọ́n ni istihbabu ta'anisi man nazara bihi amrun wọ́n ni nífẹ̀ẹ́ ìfi tútù ọkàn sẹ́ni tádàwò bá dé bá wọ́n ni bí dhikri taysirihi alayhi pẹ̀lú pé kí ẹ máa dákọ pé nǹkan yóò rọrùn fún un wa tahwinihi ladayhi àti kí ẹ ma tẹ́m̀bẹ̀rẹ̀ rẹ̀ pé à ah, ah, tọmọ bá lọ ọlọ́wọ́ bá tún ma mọ́ àwọn ọmọ tó pọ̀ wá àwọn ọmọ tó ma mọ́ àwọn tó pọ̀ kwá ẹ̀tún wá wọ́n tàà nẹ́bí sọ fún ẹ̀ tí ẹ bá lúzọ ọmọ tó wá ṣe sùúrù lórí ẹ̀ gá ah, báyìí báyìí báyìí ni so gbọ́ àwọn nǹkan báyìí kí sí pé bàbá ti dàgbà náà bàbá dàgbà lọ́wọ́ sùkú báyìí sọ́rọ̀ wọ́n ni wà annama nazara bihi amrun wọ́n ni àti bẹ́ẹ̀ni ẹni tí n gaba ṣẹlẹ̀ sí wọ́n ni ostohibba wọ́n ni wọ́n nífẹ̀ẹ́ sí lahu an yutli alayhi ní pé kó fi ma man yathiqu bi nasihatihi ẹni tó bá trust advice rẹ̀ ó wá waste 30 minutes call bọ́ọ̀sì mtn wọ́n ní ma yẹ́ sí kóbi na sí hati ẹni tí a trust advice rẹ̀ kí ẹ̀ sí kí ẹ̀ fi tọ́ pé á ah, èyí ò rí comfort nínú ọ̀rọ̀ ẹni èyí ò rọ àwọn ọ̀rọ̀ tútù nínú ọ̀rọ̀ ẹni wọ́n ní wà sí yóò mú bíbà kóhun gangan nìkan sí yóò mú bíbà kóhun gangan ó sọ pé kó wà ó ọkàn sọ fún pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ sí ó ti rí lẹ́nà ọ̀nà rẹ̀ tí ń kalẹ̀ fún irú àwọn wà báyìí lèyàn fi máa èyàn fi máa ń láwọn èyàn pèsè dáadáa wọ́n ni wà sí àti ọ̀rọ̀ ìhì àti kíni àti àyẹni sí ráyí ẹ lálàáfíà tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn kíyàn fi tó so ẹni tí èyàn lè trust the advice rẹ ni o so gbé ẹni tí ó mú yàn lọlé ẹbọ so tí ó mọ̀ báyàn kẹ́dùn náà ni ah mo láfà kan ẹmọ́ sọ̀rọ̀ mẹ́mọ́ sọ̀rọ̀ mọ̀ ìpítẹ́ sọ́lé wọn mo láfà kan ah ni

in huwa illa wahyu yuha so allamahu shadidul quwa dhu miratin fastawa nínú tafsir ibn kathir wọ́n tún sara ya alamari na so da yóò jẹ́ kó yi wa in tó jọmọ́ bí wahyi ṣe bẹ̀rẹ̀ fan nabi sallallahu alaihi wasallam so go jẹ́ kó ṣe jẹ́ wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in